بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد ألوك فرابة سبحانه وتعالى أطلع عليكم قيات قرابة نبو محمد صلى الله عليه وسلم أو أرى لي يتوصى بيره أتبو بني تيوم تليل نار تتتيا في جائمة kí Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kanú àwọn olóríire tí ó máa rìnrò ojú ọ̀nà yìí a nínú tírà wa tí a ń ká lọ tírà durusun fi sharhi nawaqidil islam tí a sheikh salih al ibi ta dé ọ̀nà ni àwọn nǹkan tó ń jẹ́ lẹ́ẹ̀kẹ́ àrùn ọ̀nà ni ìkórìíra nǹkan kan nínú nǹkan tí òjíṣẹ́ ọlọ́run ọba nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó mú wá kódà kí yẹn máa fi ṣiṣẹ́ sí láti kí yẹn máa implement rẹ̀ kí yẹn máa practice rẹ̀ so ìwà kèfèrí ni ọ so ìwà ah, kèfèrí ni so bí tàdé òun ibi tí Sheikh Salih al ibi tí wọ́n ti fi ń rìnlẹ̀ fún wa tó ti ń ṣàlàyé fún wa ní pé kò sí yàtọ̀ láàrin nǹkan tí Kùránì mú wá àti nǹkan tí súnnà mú wá so ibẹ̀ náà fi sàlàyé àwọn tí wọ́n máa ń ṣe fẹ́ sí yàtọ̀ láàrin nǹkan tó wà nínú Kùránì àti nǹkan tó wà nínú súnnà tó ń fẹ́ máa sọ pé nǹkan tó bá wà nínú Kùránì àwọn àhádì ní gbogbo nǹkan tí ìbá ti ṣe mutawatir nípò wọn ni ma fi kíni kò ní ma fún wa ní yaqin so Sheikh Salih Fawzani ṣàlàyé pé eléyìí anù ni o wọ́n sì ṣàlàyé nǹkan tí àwọn tí wọ́n wà lórí òdodo nǹkan tí àwọn wà lórí ẹ̀ so wọ́n tẹ̀síwájú wọ́n ni amma ahlus sunnati wal haqq wọ́n ni ẹ̀rí àwọn sunna àtàwọn tí wọ́n wà lórí òdodo fayakulun àwọn ma ń sọ pé ma sahha 'ani an-nabiy sallallahu alayhi wa sallam gbogbo tó bá ti wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam fa innahu yufidu al-yaqina wal-'ilm a ma sàǹfàní a madájú ń bẹ̀ àti ma kò dìgbà tó bá tó jẹ́ mutawatir kò dìgbà tó bá tó jẹ́ mutawatir gbogbo ilé láti sàlàyé fún wa níjọ̀kó tó síwájú a sọ fún wa pé nǹkan pè ní mutawatir òun lè yí tó wá lọ́nà tó pọ̀ ó wá lọ́nà tó pọ̀ gan-an àwọn ẹgbà wá tó wá lọ́nà tó pọ̀ gan débi pé kò ṣeéṣe kíni kò ṣeé pè ní ọ̀rọ̀ lápẹẹrẹ ń sin ká mú example wá pẹ̀lú ayé ìsin tí ẹnìkan bá kan wá láti kọ́nà kan bẹ̀rùn tó ní à ah, iná ń jọ bẹ̀rùn wal-iyadhu billah ẹlùmínà wá ẹlùmínà wá so but èyàn bí kílòkọ rẹ̀ èyàn bí 50 wá wá tí gbogbo wọn ń wá ah, ìran oríṣiríṣi àwọn èèyàn lẹ́nu àwọn mùsùlùmí so kọ́lá àwọn kìí ṣe mọ́jẹ̀mú kan jẹ́ mùsùlùmí gan so kìí ṣe mọ́jẹ̀mú kan jẹ́ mùsùlùmí gan so gbogbo wọn wá wọn wá wọn sọ pé bí èèyàn 50 wọn sọ pé ah, iná ń jó ní sáìdì kìíní kìí sá àwọn níwùsì tí ò ní rinlẹ̀ tẹ́nì kọ́kà send lórí whatsapp ẹ̀ wọ́n jà níbì kan ah, ibi tọ́ lọ́n jà ibẹ̀ mú wà ń sin báyìí báyìí Eh, be, careful of going to eh be careful of going to ga kinika ga saka be careful of going to ga rema ga eh kinika they are, they are currently they said the eh pe the cultists are currently fighting the ah ga kini tó sọ yìí be mu wà báyìí ko ibe be dade bí pé oyi so ke se ro khabaru ba là ń sọ okay eléyìí wá eléyìí wá eléyìí wá eléyìí wá eléyìí wá láwọn èèyàn tó yẹ pé kò sí connection láàrin wọn yá ah, kò possible káwọn ẹni kí gbogbo wọn jọ sí kíni gbogbo wọn sì ń sọ pé àwọn rí àwọn gani ẹ̀ ni so in tán pè ní tawátúrù nìyẹn tara. so ó wá wà náà àwọn hadith tó pé bẹ́ẹ̀ lórí ó sì wà náà àwọn hadith tó pé àwọn èèyàn òǹkà díẹ̀ kan ló gbà wá so àwọn àwọn oníráyí àwọn tó ma ń fi ráyí sí islam àwọn philosophy àwọn islamic philosopher àwọn mutakallimun so àwọn tí àwọn onírẹ́tóríkì àwọn wà ní ara ọ̀ èyí tàà lè gbà pó fún wa ní mọ̀ èyí tó rí lè fún wa ní ìmọ̀ tó fi wá lẹ́mi balẹ̀ nínú àdísà nẹ́bí lèyí tó bá ṣe kíni lèyí tó bá jẹ́ mutawátìrì yẹn èyí tí ẹ bá ti ṣe mutawátìrì yẹn kẹsẹ̀ ara ara eléyìí ò sódodo ahlus sunnah àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábà nẹ́bí in tán wà lórí ẹni pé sósà àti rin ilẹ̀ dọ́dọ̀ nẹ́bí ó fún wa níma ọ̀yẹ́ so fún wa níma irú ẹ̀ nẹ́lì yóò mọ̀rí nínú tíra àwọn hanafi tíra àwọn ahnaf tíra àwọn hanafiya so yóò mọ̀rí nínú tíra fíkí fard àti wájìb lọ́dọ̀ àwọn ahnaf bẹ́ẹ̀ ni so ìyàtọ̀ wà láàrin kílọ̀kọ̀ ìyàtọ̀ wà láàrin fard àti wájìb so lọ́dọ̀ àwọn nínú tíra fíkíwò àwọn àtọ́ntẹ̀lé fíkíwò àbó wà ní ifá so èyàn mọ̀ rí pé ọmọ sọ pé ń gbà mí pé ìyàtọ̀ wà láàrin fardu àti wájìb wọ́n ni fardu ni èyí tí àwọn àdílà tó jẹ́ kọ̀tàíyà àwọn àdílà tó fún wa ní yaqin tó fún wa ní ilm so àwọn èyí tó fún wa ní mọ̀ so àwọn ẹ̀rí tó fún wa ní mọ̀ bí i Qur'an bí àwọn èyí tó jẹ́ mutawatiri nínú súnnà bí farudun yẹn ṣùgbọ́n èyí tí ó bá ti fún wa ní ilm àbí yaqin tó tó ipé dhannu ni wọ́n gbà wá látọ̀dọ̀ Ànábì o a sì agbàpán gbà wá ṣùgbọ́n possibility ni so possibility wà pé òdodo ni ó wá látọ̀dọ̀ Ànábì tó tọ́ possibility sí wà pínkì ẹsẹ kíni kò wá látọ̀dọ̀ annabi but 70%, 70 possibility kò wá látọ̀dọ̀ annabi ni so 30% yóò kù kí ló fẹ́ fi ṣe 30% yóò kù kí ló fẹ́ fi ṣe and 70% kò wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ni so in tan gbalero in tan man sọ nìyẹn pé kò fún wa ní ilm kò fún wa ní yaqin a sure la mọ̀ dájú pé ṣé ó ṣẹlẹ̀ gangan tòótọ́ bọ̀ eléyìí àti mọ̀ pé kò ṣe gbáralé irọ́ lélẹ́yìí pé in tó ń sọ ni pé in tó jẹ́ òdodo ni pé tó bá ti rinlẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam then ó ti ṣẹlẹ̀ náà ni tó rinlẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam tó jẹ́ hadithun sahih oye hadithun sahih that is hadith tó yí pé isnadi rẹ̀ wọ́n ni Ah, so Sheikh Salih Fawzan sọ pé amma ahlus sunnati wal haqq ẹ ran woni sunna o àtàwọn ẹni òdodo so fa yaqulun aman sọ pé ma sahha ani nabi sallallahu alaihi wasallam gbogbo tó bá ti lálàáfà ìlátọ̀dà nabi sallallahu alaihi wasallam fa innahu yufidu al yaqin yóò ma fún wal ilm yóò ma fún wa wa yuhtajju bihi a sì ma ṣe kíni fi sẹ̀rí aqaid níbi àwọn kan tó jọ àwọn àkídà làwọn nǹkan tá gbàgbọ́ nù rẹ̀ ọlọ́run ní ká gbàgbọ́ pé àwọn màláíkà níyẹ ọlọ́run ní ká gbàgbọ́ pé iná orí báyìí báyìí so àwọn nǹkan tó jọ mọ́ gbàgbọ́ àwọn àdìsọ́kàn wa so ẹwà ara wọn Mu'tazila ẹwà ara wọn Mu'tazila àwọn tán na dínà attribute Allah Ben, ẹgbìyànjú so àwọn tán dínà àwọn tán máa ń dínà àwọn ìròyìn Ọlọ́run Ọba so àwọn tán máa ń dínà ìròyìn Ọlọ́run Ọba nínú àwọn àyòrò orí wọn ni pé wọ́n máa ń nǹkan gbajúmọ̀ náà ni pé wọ́n máa ń dínà àwọn ìròyìn Ọlọ́run Ọba tọ́lọ́run bá fi so àwọn Mu'tazila yìí so àwọn ni akílòkọ rẹ̀ àwọn ni àwọn Mu'tazila yìí táìmù táwàá yìí so àwọn Mu'tazila táìmù tí wáyé òun làwọn tó máa ń fi àwọn èbó study Islam lọ́dọ̀ àwọn oníròrí burúkú so àwọn alákẹ́dẹ́mìs Islamic studies so àwọn Mu'tazila táìmù tí wáyé Mu'tazila pọ́nbélé ni wọ́n so ojú ọ̀nà Mu'tazila náà sì mẹ́n defend oye so àwọn tán ní àwọn fi gbogbo academics jákujàku fi kọ́ Islamic studies so mu'tazila ni wọ́n àyàfà àwọn èyí tán sí kíni tó yí pé àwọn ò fi ọjọ́ ọ̀nà mu'tazila kọ ojú ọ̀nà súfí làwọn fi ń kọ ọ̀yí so aláwọn tán fojú ọ̀nà mu'tazila kọ asìláwọn tán fojú ọ̀nà kíni súfí kọ asìláwọn tán sì kó méjèèjì pọ̀ pé so gebi sheikh fuhadi sin so cocktail so àwọn tó dá méjèèjì pọ̀ so ni pe wọ́n fojú ọ̀nà súfí kọ wọ́n tó fojú ọ̀nà mu'tazila kọ bà wọn tálà wọn ṣe kini tálà wọn ṣe Ah, islamic studies lọ́dọ̀ àwọn alákẹ́dẹ́mìkì yẹn mọ̀tẹ́sílà ni wọ́n so mọ̀tẹ́sílà ni wọ́n mọ̀tẹ́sílà ojú ọ̀nà mọ̀tẹ́sílà na fi ń kọ̀ so wọ́n mọ́ sọ páwọn igba àwọn àdíìsì tó bá jẹ́ ahad tó bá jẹ́ ahad afá hadisi wọ́n lásọ pé òun ni ahad abú àwọn àdíìsì wọ́n ni ahad sángbà afá hadisi wọ́n ni ahad ok wọn o long àbí wọn o plenty ìwọ̀n méjì so tó bá ìpéyàn méjì ló gbà wọn kọ́ àbíyàn mẹ́ta àbíyàn mẹ́rin ok èyàn kan ni àhádàrí now ẹni tí tí ìfà sí mutawatir ni àhádì lọ́dọ̀ wọn so ní last ìjòkó mọ́ náà ti pé mo sọ̀rọ̀ Ibn Hajar fún wa tó sọ nù no, no, uh, so ká sì máa hámà mọ̀túnù ma ká máa hámà mọ̀túnù ma òun lè yóò fi máa dè ìmọ̀ lẹ́mẹ́lẹ̀ òun ni ìpìlẹ̀ ma so kí ẹ ma kò síbẹ̀ yàn sí fẹ́ nímà tí yàn bá máa hámà mọ̀túnù so èyàn ti hábẹ́ kò níyà ta àwọn nǹkan yípo lẹ́yìn bẹ kò níyà sámú èyàn ha nukhba ọ ha mọ́kídọ̀ ọ ha kílùkọ rẹ̀ ọ ha a so èyàn ha wọn nǹkan tó pọ̀ lẹ́yìn bẹ kò níyà so ha bẹ kò níyà ọ ha nukhbatul fikr ti ibn hajar ó ha mú kídọ̀ ti àdáhàbí ó ha àwọn nǹkan mìí tó pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ so yíò wà máa èyàn mọ̀ nípìlẹ̀ tí yẹn mọ ìmọ̀yàn lé lórí so Ibn Hajar sọ nínú kílọ̀kọ̀ rẹ̀ nínú nọ́kùbà pé kíni wa kulluha siwa siwa al-awwalu ahad so wa kulluha siwa al-awwalu ahad litawaqquf al-istidlal biha ha so على البحث عن أحوال رواتها دون الأول so àtọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so kò jẹ báyẹn so àwọn Mu'tazila yìí wa alaikum assalam wa rahmatullah so àwọn Mu'tazila yìí wọ́n ma ń sọ pé níbi àwọn nǹkan tó jọ mọ́ àkídà o àwọn nǹkan tó jọ mọ́ gbàgbọ́ àwọn ò gba àwọn àdísì àhádì wọlé so in tó sì in tó wá ń ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdísì tó sọ̀rọ̀ ń pa àdìsọ́kàn àwọn àdísì wà tó ti pé ni wọ́n so gẹ́bí àdísì rúíyà ní pé yíó rà nàbí lójọ́ ọgbẹ̀ndẹ̀ ara nàbí lójọ́ ọgbẹ̀ndẹ̀ inṣáàlá so ní pé yíó rọ Ọlọ́run Ọba lójọ́ so àdísì rúíyà pé yíó rọ Ọlọ́run Ọba oye àdísì ìrí Ọlọ́run Ọba lójọ́ ọgbẹ̀ndẹ̀ so àdísì ìrí àwọn àbí ìgbàgbọ́ nínú pé yíó rí Ọlọ́run Ọba lójọ́ ọgbẹ̀ndẹ̀ so so ìgbàgbọ́ nínú pé yíó rí Ọlọ́run Ọba lójọ́ ọgbẹ̀ndẹ̀ nǹkan tó wá nínú àwọn àdísì tó jẹ́ mutawatirin that is ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ àwọn tán gbà wá pọ̀ débi pé kí ni ah eléyìí ò lè kò kò in certain oye so but in tí ò bá ṣe pé àwọn èèyàn tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ló gbà wá náà tó bá ṣe pé yìn òdodo ni ó ṣe gíní ó certain lọ́dọ̀ sí wa náà àyàfòjọ́ tá bá ti mọ̀ mọ́rọ́ in tó fi ṣe pé èèyàn ò gbọ́dọ̀ jẹ́ òpùrọ́ nìyàn ẹni tó bá jẹ́ ń súnnà ó gbọ́dọ̀ jìnà sí ìròyìn irọ́ àti ìròyìn ìjàmbá torí pé intafin ṣe kíni intafin bára wa ṣe láàrin ara wa gẹ́gẹ́ bí community ó wà mounted lórí trusting so ọjọ́ tí trust yẹn bá ti ń já ọjọ́ tí trust yẹn bá ti ń já so yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ bí àìnílé fọkàntara ẹni ma yóò mọ̀ bí àìnílé trust ara ẹni so community tí community tó ma wà build lé lórí nìyẹn tó bá dín di pé yìí ò lè fọkàntẹ́yàn ma pé àbúwá dé lónìí wọ́n ní ah kẹkẹkẹ báyìí báyìí báyìí o káàmọ̀ ìyá dìde àmọ̀ ìyá bá dé bẹ̀rẹ̀ wọ́n ní ẹ́ eh, o ah, ah ẹ wá lọ ẹ wá lọ bẹ̀ pé ah ẹni báyìí báyìí wà lọ́spítò wàlẹ̀ yàrá so ẹni báyìí báyìí wà lọ́spítò àmọ̀ ìyá bá dìde ká tó rí minutes wọ́n ti wọ́n èèyàn di lọ́spítò àní ah ẹló ẹni ẹni báyìí báyìí wà ah, ah gbogbo ilẹ̀ tí wọ́n sáré ah sẹ́yìn ah, tí ẹ máa wà dára so ẹwọ ẹ̀hẹ́ ìnẹ́ ìwọ̀n kan sẹ́wọ̀n kama ẹ̀ so ọ̀rọ̀ burúkú ni so ìṣesí burúkú ni so èyàn a ma àwọn relationship wà lórí trusting trust yẹn nǹkan tó ṣe pàtàkì gan ni nǹkan tó ṣe pàtàkì gan kìí ṣe níbi àwọn àkbárù lásán níbi pé kíyàn lè fọkàn tẹ́yàn ìdí tí mo tẹ́ tí tó fi ṣe pé àkílùkọ rẹ̀ àbúkátàrò sọ̀rọ̀ fún yín pé á àwọn kílùkọ rẹ̀ àwọn rọ́fídọ̀ wọ́n ṣe báyìí báyìí báyìí pé á ò sọ nǹkan fún yín àbọ́ àfánù sọ̀rọ̀ fún ẹtùmọ̀ pé wọn ò ní sọ̀rọ̀ fún yáà pé wọ́n ti kíni wọ́n ti ká wọ́n ti wò dáadáa èyí tí wọ́n bá mọ̀ wọn ò ní sọ oye so èyí tí wọ́n bá mọ̀ ìwọ náà mọ̀ ìyá náà téyàn bá sọ̀rọ̀ pé téyàn dájọ́ ọ̀rọ̀ provide new information àti mọ̀ pé ah, ó dọ̀ lójú ni so ibi tí wàhálà yóò ti mọ̀ bẹ̀rẹ̀ ni pé ah, àbú ah, ṣe ni ṣe bẹ́ẹ̀ sọ pé kíní ni yóò padà di téèyàn níṣẹ́ nìyẹn yóò mọ̀ díkù so ó ṣe pàtàkì gan láàrin àwọn sẹ́láfì so but ẹni tá trust ń sìn ó wá wá fún wa ní ìrò kò sí iye méjì ó sọ ó ti tán ó yá àgbàgbọ́ náà ni so àgbàwọlé náà ni so wọ́n ní wal ibadat àti níbi àwọn ìjọsìn náà kódà àwọn kílùkọ rẹ̀ ẹwọ́rùn kan tí mo sọ fún wa nípa àwọn nínú al-madhhabul hanafi so wọ́n ma ń pí àtọ̀ láàrin wájib àti fard ẹni pé fard làwọn nǹkan tó wá tó fún wa ní yaqin wájib làwọn nǹkan tó wá tó ṣe kíni tí ó ṣe pé dhannu la fi ṣe so ẹwọn kan débi pé ibi ibadat gan ó tún affect wọn débi ibadat wọn ni wal muamalat àti níbi kíni àti níbi àwọn èyí tó sì fa tán fi wọ́ ilé sínú al-madhhabul hanafi kò sí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìpìlẹ̀ lórí madhhabul hanafi so àwọn ọlápá àwọn Mu'tazila wọ́n pọ̀ gan ní àtàwọn Rafida so no àwọn Mu'tazila àtàwọn Zaidiyya wọ́n pọ̀ gan nínú ìmá gba al-madhhab al-Hanafi ló fi fa pé wọ́n ṣe kíni wọ́n ti gbogbo àwọn nǹkan ìwọlé wọ́n ní wal ibadati wal mu'amalat àti níbi ìbára ẹni sí in tó bá ti rinlẹ̀ àwọn gbà wọlé nù ahlu sunna wal jama'a wọ́n ní la farqa fi kò sí kíni kò síyàtọ̀ láàrin ilé hadhihi tariqatu ahli sunnati wal jama'a eléyìí ni ojú ọ̀nà ahlus sunnah wal jama'a sheikh Saalih Fawzān sọ pé wal haasil wani samri gbogbo nǹkan ta ti ń sọ látàárọ̀ bọ̀ wani anna alladhi yakunu fi qalbihi bughdun li shay'in ẹni tó bá ní lọ́kàn rẹ̀ ìkórira fún kankan mimma jaa bihi ar-rasul nínú àwọn nǹkan tí òjíṣẹ́ mú wá fa inna hadha dalilun ala nifaqihi eléyìí ẹ̀rí nù fún kíni fún ìjẹ́ mùnáfìkí rẹ̀ lápẹrẹnsìn àwọn tí wọ́n kórira annabi sallallahu alaihi wasallam ni pé ó sọ ó mú àwọn ọ̀rọ̀ wá tó yin Abubakar ó sì ṣe kíni ó sì ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa ìwà aljanna Abubakar so wọ́n kórìíra ilé wọ́n kórìíra nǹkan tá nàbí mú wá ń pa Abubakar so àwọn Rāfidah so kèfèrí ni wọ́n kódà ó kò pé wọ́n kórìíra nǹkan tí anábi sallallahu alaihi wasallam mú wá nípa Abubakar lásán wọ́n kórìíra nabi gangan àtàwọn ọ̀rọ̀ tá nàbí ń sọ àwọn Rāfidah kórìíra anábi àwọn ọjọ́ kan náà wọn Rāfidah wọ́n pè wọ́n ní Ghurābiyyah so àwọn Ghurābiyyah so tàló ma ẹranko tán pè ní Ghurāb ẹni tó bá mọ̀kànlọ wọn ni afá kí ẹranko wọ́n pè ní Ghurāb Ghurāb ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Ghurāb náà afá afá gúrọ́bù ah la hawla wala quwwata ẹ̀rí pé náà hù tó láti fi malárùbá báyìí sẹ̀tìrí báyìí sẹ̀rí tàn sọ láti jọin pé náà hù kọ́lẹ̀ yóò fi malárùbá wà náà hù ló fi mọ gírámà so èyàn ma ha wọn mufrodat lè yóò fi malárùbá wà gúrọ́bù ni kúrò so kúrò so ó kọ tán bá so gúrọ́bù ni so gbogbo alámọ́ àwọn ẹyẹ tán pè ní kúrò náà so tó ma ń dúdú báyìí tán sọ pé ó ní intelligence so wòrọ́bù yìí ẹmọ̀ kó ma ń jọra wọn gan so wọ́n ma ń jọra wọn gan tẹ bá rí kẹnsìn tí mi bá lọ tẹ́ ẹ̀ bá mọ́gbà tí aláwọ̀kọ́ kó ń bẹ ẹ̀yìn rò pòun náà ni wọ́n ma ń jọra wọn gan ẹ̀ nílé ṣe àtọ̀ o wọn sẹ́mọ̀ bẹ́ẹ̀ so àwọn tọ́ ifá àwọn ìjọ wòrọ̀bíyà yìí nínú àwọn rọ́fídọ̀ àgbàgbọ́ tí wọ́n ní pé àlì yìí jọ annabi gẹ́gẹ́ báwọn wòrọ̀bù sí mọ́ ń jọra wọn in to fi wá fà tí Jibril fi wá ṣe mistake ni lọ́dọ̀ àwọn Rafida ni o so lọ́dọ̀ àwọn ìjọ tán pè ní Ghurabiyya so in to fi wá fà tí Jibril fi wá ṣe mistake ni ó wá lọ gbé risala fún annabi instead of Ali in tẹ́wà bèèrè ni pé ọmọdún mélòó ni Ali yìí gbà tí Jibril wá bá annabi sallallahu alaihi wasallam ọmọdún mẹ́jọ annabi sí 140 years so ọmọdún mẹ́jọ Ànábì sallallahu alaihi wasallam 40 years sẹ́wọ̀n kan so jíjọ wo ló fẹ́ jọjù láàrin ọmọ láàrin ọmọdún mẹ́jọ àtẹni tó wà 40 years tẹ́yìn nílé sí àtọ́ wọn a ń bèèrè ta sí ẹwọ̀n kátà fi ń kan Jibril èyí tí Shaykh al-Islam Ibn Taymiyyah ta'ala ní tàfi sọ nìyẹn pé nínú ìbẹ̀rẹ̀ Minhaj as-Sunnah so wọ́n sọ pé àwọn Rāfidah wọ́n jọ àwọn Yahudi láwọn ọ̀nà tó pọ̀ ẹ rí rẹ̀ àwọn Yahudi náà Jibril àwọn ma sọ pé dáka àdúgbùnà torí pé gbogbo àwọn nǹkan tí àwọn nǹkan tó jọ dájọ́ tó tọ́sọ̀ kalẹ̀ fún wọn tí wọ́n lè padà lò tí wọ́n padà yí padà tí wọ́n padà dá gbogbo ẹ̀rú so Jibril ló sọ kalẹ̀ so in tọ́lọ́wọ́ bá fi sọ nínú Suratul Baqara nìyẹn pé kul man kana aduwan lillahi so wa mala'ikatihi wa Jibrila wa Mikal so a ah, kò jẹ́ bó ṣe jẹ́ báyìí lábára so kèèsì páwọn rọ́fídọ̀ tún kórìíra àwọn nǹkan tán nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n gan wọ́n kórìíra nẹ́bí gan àwọn ọjọ́ míwà tán kórìíra nẹ́bí wọ́n kórìíra àwọn kílùkọ́ rẹ̀ àwọn ìyàwó nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní fa inna hadha dalilun ala nifaqihi eléyìí ẹ̀rí lórí nifaqu wọn sí ni àwa sì ti mọ̀ pé bí islam bá ṣe ń strong yìí sí bẹ́ẹ̀ ni ìjẹ́ nifaq náà wọ́n sì hàn sí bó bá strong sí bẹ́ẹ̀ ni kúfúrú ó ṣe máa wíkì sí ọ̀yẹ́ bí ìmáni bá ṣe ń hàn sí bí ìsìláàmù bá ṣe ń hàn sí pẹ̀lú àwọn ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kúfúrú yóò ṣe máa wíkì sí eléyìí náà Shaykhul Islam dákọ̀rẹ̀ nínú Minhaj Sunnah Nabawiyya so but opposite rẹ̀ ni nifak. ọ̀yẹ́ opposite rẹ̀ ni nifak. Nifak. bí ìsìláàmù bá ṣe strong sí bẹ́ẹ̀ ni kíni bẹ́ẹ̀ ni nifak náà ó ṣe máa hàn sí in tẹ́ fìdí ni ẹ pé nígbàtí à nígbàtí kí lókọ rẹ̀ nígbàtí àwọn musulmi ò tí pọ̀ ní Maka táà musulmi tí wọ́n weak in number ngbà yẹn so ẹ rí pé àwọn kò sí manáfikí nígbàtí àwọn Maka àbí kò sí manáfikí ẹni tó bá fẹ́ jẹ́ kèfèrí yóò ṣe kíni yóò mọ̀ jẹ́ kèfèrí yóò lè rọrùn láti gbé ìjẹ́ kèfèrí rẹ̀ hàn bọ̀ nígbà tó yẹ pé Ọlọ́run bá gbé kílùkọ rẹ̀ Ọlọ́run bá gbé ìṣẹ́gun àti ìborí fáwọn mùsùlùmí nínú ogun Badr ó di pé kín ó di pé àwọn mùnáfìkí bẹ̀rẹ̀ sí hàn torí pé Islam bí ti ń strongi so kò tí kò sáyè fún wọn láti máa ṣe kín láti lè gbé hàn pé kèfèrí làwọn so yí so wọn àmọ́ jẹ́ mùnáfìkí so ẹwà wọn èèyàn náà sí súnnà náà bí súnnà bá ṣe ti ń strongi sí lẹ́ẹ̀padà máa ráwọn mùmọ̀yìún àwọn mùtalawinun àwọn mọ̀yí'ún láàrin àwọn èèyàn tí ó mọ̀ kílèmù súnnà ẹ̀ẹ́sì ma ara àwọn tí ó mọ̀ sí kíni tí wọ́n mọ̀ dáṣọ bóra tí wọ́n mọ̀ jẹ́ akílọ́kọ̀ rẹ̀ apàwọ̀dà láàrin àwọn súnnà tí ó mọ̀ kílèmù kún súnnà dáwọn so ilé iná wọn sẹlẹ̀ so wani dalilun ala nifaqihi wa ala adami imanihi wani wọ tó bá ti ń rejectin kẹkẹta nabi eléyìí ma ń dá ọ̀rọ̀ padà sáà nabi lẹ́nu ni alákùnrin kèfèrí yẹn anábi o mọ́ sọ nǹkan yóò sì ní kò rí bẹ́ so Felix so Felix inola yìí so àwọn anábi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bó mọ́ sọ̀rọ̀ yóò sì máa dá ọ̀rọ̀ padà sí ọlọ́wọ́ bá anábi sallallahu alaihi wasallam mọ́ sọ̀rọ̀ yóò sì máa dá ọ̀rọ̀ padà fáfá anábi sallallahu alaihi wasallam kèfèrí lárákùnrin yẹn tẹ́yàn bá fẹ́ kọ àwọn ọ̀nà tó yẹ pé arákùnrin ti jẹ́ kèfèrí èyàn ó mọ́ kọ 30 lọ èyàn tí kọ tán nínú àwọn ọ̀nà tó fi jẹ́ kéfèrí ẹyọ kan nú rẹ̀ ó tó láti gbíyàn kó nù islam láúlà lùwárọ̀ tí ìbá wárọ̀ àwọn súnnà láti jọ so àmọ́ ti wá padà sí débi pé a ah, kéfèrí lélẹ̀ eléyìí ò nípin nù so wọ́n ni wà in kana yadda'i al-iman sheikh Salih al-Fawzan sọ pé ẹni tó bá fi takò nǹkan ìwọ tó ń dárọ̀ padà sáà so ẹ wo arákùnrin ẹ wo arákùnrin dèdè ìbáyìí so anẹ́bì sallallahu alaihi wasallam yóò mọ́ sọ nǹkan yóò sì máa fi ọ̀rọ̀ anẹ́bì ṣe yẹ̀yẹ́ yóò sì máa fọ̀rọ̀ anẹ́bì sawẹ́wà yóò sì máa yẹpẹrẹ ọ̀rọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam ó sì jẹ́ kọ́rọ̀ anẹ́bì kò jẹ́ kó já kàkàmá lẹ́mí àwọn tí wọ́n tẹ̀lé kò jẹ́ kó já mọ́ وإن كان يدعي الإسلام آه، آه، يعني وإن كان يدعي الإيمان ونقول أكما كلمة بقبو أن تبان كوري لانكتي النبي صلى الله عليه وسلم هو وإن كان يعمل بهذه الأحاديث ظاهرا كل أكما إمبلمنت عن أحاديثي نكني نينكتي ينريني سيسيري تيوها ما دام أنه يبغضها بقلبه لوكم بان كوري لانكتي فإن هذا ناقض من نواقض الإسلام eléyìí abẹ̀sìn jẹ́ kan nínú àwọn nǹkan tó ma ń ba ẹ̀sìn Islam jẹ́ wọ́n ní wà fi hadhihi al-aya wọ́n ní níbi aya ta ti ń ka fún wa láti bàtà ti ń ka báàbù aya wo ni kẹ́ni kankan abu ó láyà kan ta ti fi ń sẹ̀rí láti jọ́ ó láyà kan ta ti fi ń sẹ̀rí láti jọ́ ta ti nabi sallallahu alaihi wasallam mú wá èyàn ṣe ó láyà kẹta àti ń dákọ láti jọ tó yẹ kíyàn ti ha náà ẹn tó wà lẹ́gbẹ̀ẹ́yìn afáwà dáadáa ayá kan wà tí fi ń sẹ̀rí láti jọ lórí pé ẹn tó bá ti ń kó ìrìnà nǹkan nẹ́bí sallallahu alaihi wasallam mú wá náà mo mọ́ láìkì gbìyànjú yín barakallahu fikum onígbìyànjú ni àmọ́kọ̀ ẹgbà náà ها أبو عمار ما الآية لا نعم أبو حذيفة نعم أبو لطيفة ها والله المستعان ها na'am la na'am ذلك بأنهم كرهوا هذه هي الحياة ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم سكيا ها كابيا جلاتي ها ذلك بأنهم كرهوا ذلك تريبي بأنهم تريبي أعوان كرهوا وكررا ma anzalallah in ka tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fa ahbata a'malahum ọlọ́wọ́ bá sì ṣe kíni ọlọ́wọ́ bá sì bá ṣe wọn jẹ́ dhalika ìdí tọ́lọ́wọ́ bá fi ṣe pé kíni ìparun tí ó fi máa jẹ́ tàwọn kèfèrí òun wípé bí annahum torí pàwọn kèfèrí yẹn karihu wọn kórìíra ma anzalallah in ka tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fa ahbata ọlọ́wọ́ bá wá bàjẹ́ a'malahum àwọn ṣẹ́ wọn so ìdí tọ́lọ́wọ́ bá fi ba iṣẹ́ wọn jẹ́ torí pé wọ́n kórìíra nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ so túnmọ̀ pé kíni nínú nǹkan tó ma ń ba iṣẹ́ jẹ́ ní kíni ìkórìíra nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú nǹkan tó ma ń sọ̀yàn di kèfèrí ìkórìíra nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ wọ́n ni wà fi hadhihi al-aya wọ́n ni níbi aya yóò ad-dalilu ẹ̀rí lórí ọlọ́wọ́n bá ṣe lánú dhalika bi annahum karihu ma anzala Allah torí pé wọ́n kórìíra nǹkan tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fa ahbata a'malahum ọlọ́wọ́n bá wá bá ṣe wọn jẹ́ so ilé wà ní suratu Muhammad aya 9 so kalọ̀ ha suratu Muhammad aya 9 so wani wa fi akhiri sura wani nígbẹ̀yìn sura Muhammad yẹn gangan ọlọ́wọ́n torí pé àwọn tẹ̀lé nǹkan tí ó ń bí ọlọ́wọ́n bá náà wa karihu ridwana wọ́n sì kórìíra ìyọnú Ọlọ́run Ọba fa ahbata a'malahum Ọlọ́run Ọba sì basẹ̀ wọn jẹ́ wọ́n ni hadha huwa sabab eléyìí ni sababi o wọ́n ni fa hadha naqidun min nawaqid al-islam eléyìí nǹkan tó tó ma ń bá ẹ̀sìn jẹ́ nínú àwọn abẹ̀sìnjẹ́ islam ni wọ́n an yabghida al-insanu an yabghida al-insanu shay'an kankan mimma jaa bihi ar-rasul sallallahu alayhi wa sallam nínú nǹkan tí òjíṣẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá Sheikh Salih Fawzān tún wá ṣàlàyé wọ́n ní wa qawluhu shay'an wọ́n ní ẹ̀rí gbólóhùn Sheikh Muhammad ibn Abdul Wahhab tán sọ pé shay'an oye pé shay'an that is kí a bá kórìíra kankan man abghada shay'an wọ́n ya'ni annahu laysa laziman wọ́n ní kèé ṣe ó jẹ́ dandan dandan an yubghida kulla ma jaa bihi rasúlù sallallahu alaihi wasallam kìí ṣe dandan dandan kó kórìíra gbogbo nǹkan tá nabi sallallahu alaihi wasallam mú torí pé shay'an so annakira so fi siyaqi si fi siyaqi al-ithbat so wani annahu النكرة في سياق الإثبات يدل على الإطلاق وني أنه ليس لازما وني كيس كيني كيس ندن ددا أن يبغض كل ما جاء به الرسول صلى الله عليه وسلم كوسي كل ربون كتير جيسي رابا موا ولكن لو أبغض شيئا ثم تبا كل رانككا رحمك الله سواني تبا كل رانككا منه نينو كتي النبي صلى الله عليه وسلم موا كبعض الأحاديث الصحيحة الثابتة جابي àwọn hadisi kọ̀ọ̀kan tó rinlẹ̀ tó sì lálàáfíà ẹ máa wo bàbá Felix báyìí ẹ wo adúrú nǹkan tí bàbá Felix ti takò ní ẹ̀sìn ọ̀rọ̀ ọba àwọn hadisi tó rinlẹ̀ so wọ́n ni فإنه يحبط فإنه يحبط عمله iṣẹ́ rí ó bàjẹ́ وينتقد إسلامه إسلام وليسسكين يوسي الدفو وني والنبي صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم سيقول لا يؤمن أحدكم أين ككنو يكون سيقبا بو حتى يكون هواه تبعا لما جئت به تتتي فانو رẹ̀ tí ó fi máa tẹ̀lé nìkan tí wọ́n torí ẹgbẹ́ mi dìde wọ́n ni wal hadithu sahahahu al-imam an-nawawi wọ́n ni hadithi náà al-imam an-nawawi wọ́n sì kíni wọ́n sọ pé sọ̀híhì ni fil arba'in níbi al'arba'in nawawiya wọ́n ni wa takallama alayhi ba'd al-ulama àwọn olùmọ̀mí sọ pé kíni hadithi yẹn ni illa kalhafiz ibn rajab gẹbi alhafiz ibn rajab alhambali rahimahumallahu ta'ala wọ́n ni walakin tashhadu lahu al-aya ṣùgbọ́n isnadi rẹ̀ ló lè dọ̀ífù gangan so ọ̀rọ̀ tó wà náà hadith yẹn gangan nílẹ̀ pẹ̀lú pé aláwọn shawahid that is ọláwọn ẹgbàwámi tó ń jẹ́rì fún ìtumà rẹ̀ wọ́n ní gẹ́bí ayà ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní dhalika bi annahum muttaba'u ma asqata Allah torí pé àwọn wọ́n tẹ̀lé nǹkan tí ó bí ọlọ́wọ́ bá nú wa karihu ridwana wọ́n sì kórìíra ìyọnú ọlọ́wọ́ bá tó tẹ́ bá ti sọ fún ẹwà ọlọ́wọ́ bó yọnú sí yìí òjíṣẹ́ ọlọ́wọ́ bó bá yín tọrọ àforíjì wọ́n kórìíra kí ni àforíjì ọlọ́wọ́ wò ẹwùn kẹfà kí wà láyé annabi sallallahu alaihi wasallam kásìmọ̀ wa idha qila lahum ta'alaw

àfáàyí mo fẹ́ jẹ́ ó mọ̀nà látò nílọ ó kàn wánà ní ó sì gbọ́rọ̀ ọlọ́run mo fẹ́ jẹ́ kó mọ̀nà hidaya ọlọ́run bá ní ọlọ́run bá mẹ̀ṣíà ọlọ́run bá ní bó ṣe wú ọlọ́run bá ní pé eléyìí mo fẹ́ jẹ́ ó mọ̀nà eléyìí mo fẹ́ jẹ́ ó ṣìnà ẹ̀rẹ́ ẹlòmí fa wàláhì ẹlòmí ti dàgbà ó ti wọ ẹlòmí ti ju 60 lọ ó sì gbọ́ dáwọ̀ òdodo ah, ṣe ń tẹ́ ń pèpè sí ni ẹwà wọn ò pé ah, irú bàbá yìí bó ló ṣe tààtà ìmáàdù ìdáyà ọlọ́run ọba ni ìdáyà ọlọ́run ọba ni pé tó ẹni báyìí ó mọ̀nà aláwọn èèyàn wà láyé annabi sallallahu alaihi wasallam wọ́n sì ń pè wọ́n pé ẹ máa bọ̀ wá annabi ó bá yín tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lawwa ru'usahum wọ́n sì kíni wọ́n sì yí ọrùn wọn sẹ́yìn báyìí ẹmọ́ wo ìbẹ̀rẹ̀ ní ẹ̀ níbẹ̀rẹ̀ ní Medina níbẹ̀rẹ̀ ní Medina níbẹ̀rẹ̀ ní Medina tó fi wá padà wá dé ogun Tabuku pátápátá Ọlọ́run bá wá bínú sí wọn Ọlọ́run bá wá ní istaghfir lahum ìrà nẹ́bí ó tọrọ àforíjì fún ọ aw la tastaghfir lahum ó times Ọlọ́run bá ní foríjì wọn ẹwù tán bá padà bá láti jọ táàmù mi ní tí ń sọ fún wọn táàmù mi ní tí ń sọ fún wọn so ẹwùn kí máyìn so hidaya ọlọ́wọ́n ọba pé èyàn bá nẹ́bì láyé pé àkàlára nẹ́bì láyé ni ọ̀ ìwọ̀tọ́ tó ń sọ ọ̀ tí ìrà nẹ́bì gan alẹ́lòmí ti sọ kalẹ̀ gan pé wàláhì pẹ̀tà nẹ́bì bá wá tó bá sọ nǹkan tẹ́yìn ó súnnà ìsọ wàláhì òun ìgbàgbọ́ kúfúrù kúfúrù pàmbélé kíyàn sí kíyàn kọ lẹ́tà sí kéfèrí tánàbí bá wà tó bá sí pín tánàbí bá wà láyé lónìí tí ó bá ṣe táwọn ń ṣe yìí tó yí pín tẹ́yìn tó náà ṣe ilẹ̀ ṣe wà láàrin òní bà wọ́n fẹ́wọ́n ká wà láà ẹlòmí ti ṣe kèfèrí gẹ́nsà nẹ́bì kalẹ̀ láì tí rí ṣẹlòmí ti ṣe kèfèrí kalẹ̀ sáà nẹ́bì sallallahu alaihi wasallam so hidaya ọlọ́run ọba ìwọ tọ́lọ́run ọba ti tọ́ sọ́nà orí ọlọ́run ọba lórí rẹ ni o àánú ọlọ́run ọba lórí rẹ ni so mahid pure orí ọlọ́run ọba ni orí ọlọ́run ọba o gbọ́dọ̀ jẹ́ kó bọ́ kò gbọ́dọ̀ bọ́ lórí rẹ kò gbọ́dọ̀ bọ́ lórí àwọn ọmọ rẹ o gbọ́dọ̀ máa dú bí ó gbọ́dọ̀ yìí ò sí ní bọ́ ni so ẹ̀rẹ́ lómi bóò ló sì máa ń ṣẹlẹ̀ fámílì pé ẹ̀gbọ́n kéwú ó kéwú àwọn kéwú lé àwọn kéwú tíra ẹ̀bọ̀ so ó kéwú àbúrò sì kéwú kò ké kẹ́kẹ́ di muwahid ẹni tí mọ́nà ọba lẹ́yọ̀ kan ṣoṣo olùṣe súnnà gbogbo wà sí tí se ki so ti ń ṣe gbogbo ẹ̀ sibe sibe síbẹ̀síbẹ̀ sibe-sibe na ebo ati ẹbọ àti bídá náà ní síkì àbúrò si ó sì nímọ̀ kankan gbogbo sunna so tawhid so o mọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ kan ṣoṣo ó sì ń gbìyànjú láti ṣe súnnà nabi sallallahu alaihi wasallam ẹwọ́n kẹ́ so wọ́n ni ka ba'd al-ahad àwọn ah, ni fa innahu ah, wọ́n ni falam yakun hawahum tabi'an lima ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam wọ́n ni ìfẹ́ inú àwọn ẹni yìí kò tẹ̀lé nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá mú wá falidhalika haya ń ṣe kíni in jẹ́rì fún hadithi wani wa fi waqtina al-hadir wani lásìkò ti wáyí kathura man yakrahu sunan kathura man yakrahu sunan athabita anin nabi sallallahu alaihi wasallam ó pọ̀ àwọn tó máa ń kórìíra súnnà tó nílẹ̀ anin nabi látọ̀dà nabi idha khalafat ahwa'ahum tó bá ti yapa àfẹ́ inú wọn wa ma yashtahunahu tó sì yapa nǹkan tán ṣe kíni nǹkan tán fẹ́ ó pọ̀ ní táìmù wà yí àwọn tán máa ń sallallahu alaihi tó bá ti ya afẹ́ ẹnu wọn tó sì kórìíra nǹkan tán fẹ́ kò sí tí ń jẹ́ jáàbù ádá àwọn ni nǹkan tán máa ń sọ àwọn ò bá wọn sọ wal so nwani k'o so ni so k'o eh, ó pọ̀ nínú àwọn kan ó pọ̀ nínú àwọn kátà máa takò nẹ́sìn tí ó bó tí wọ́n táwọn nígbàtí ó ti bá fẹ́ inú wọn mu so nígbàtí ó ti bá fẹ́ inú wọn mu pé fọ́tò kò sí tó ṣe fọ́tò so àìpé làákàì ní oníkèyàn máa ya fọ́tò bítáyé dé lónìí so ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ a ó lè ṣe kíni ó lè fi ó lè fi ó lè oríṣiríṣi oríṣiríṣi kò sí rìbá rìbá tán ní a má jẹ òun lèyí tó bá ṣe kí ní èyí tó bá ti pa mọ́lá kejì lára so àwọn èyàn kó àwọn èyàn dá àdísì rìbánù wọ́n dá àwọn àyá àti rìbánù pé rìbá tán ní a má jẹ but òun gangan ló wílìlì wá fún rẹ̀ dákun eh, odidi kọ́ntírì odidi orílẹ̀-èdè kan bó kí ló rò pé rìbá fẹ́ bó ló sì fẹ́ pa wọ́n láà so gbogbo àwọn nǹkan tó mọ̀ sọ nìyẹn pé bóò ló sí ma pé istifada pé ó ti mú istifada wa má ṣe gbé tahlili riba wọlé nù má ṣe gbé ìṣe rìbá wọlé lẹ́tọ̀ má ṣe gbé wọlé nìyẹn so ó wá pọ̀ bẹ́ẹ̀ kí ló kọ́ rẹ̀ ìmá bóbìnrin lọ́wọ́ ìmá bóbìnrin lọ́wọ́ ah, wàláyé ó ní klípù kan inshallah bóyá yín sẹ́ndẹ̀ sí wa so ó ní klípù kan very recently náà mo rí klípù yẹn so wọ́n sì yàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àtúnbídà níbi clip yẹn ó dà pé bóyá magribu ni àwọn ará Morocco ni ẹlẹ́ṣẹ̀ sharp alákùnrin bóyá ó ń gbọ́ orin but àwọn alákùnrin tàti wà influence pẹ̀lú western kìnnìyàn in wá ń sọ ẹmọ́ gbọ́nkà tí sọ ó mọ̀ kóhun sẹ́lọ́n ó wá ń sọ níbi tó ti ń sẹ́lọ́n ó ní ah, but kí ló kọ́ rẹ̀ but ah ìmáàna tọ̀bí yáyìn kì ní kan pé orin ò dá ó sọ clearly pé orin ò dá wọ́n wá play oúnbídà nù mọ́sálásí oúnbídà wọ́n wá play rẹ̀ nínú mọ́sálásí òun sọ pé orin ṣe gíní òun sọ pé orin dá title kí ló kọ́ rẹ̀ title video yẹn title clip yẹn alfaru bayna al-mubtadi' wal-kini ni ẹlẹ́sẹ̀ òun sọ pé kíni òun sọ pé ah, orin ò dá pé kò sí táwọn sí òun sọ bẹ́ wọ́n wá play video nínú mọ́sálásí òun bí dá wọ́n sọ pé kí ni òun sọ pé òun ní dá ẹmọ́ ẹwò yàtọ̀ láàrin méjì ṣẹwò yàtọ̀ láàrin méjì ẹn tí ń ṣe lọ́hun tó mọ̀ pé tó ń ṣe òdá of course gẹ́gẹ́ pé èyàn sọ pé kọmọ ṣe lọ́hun ẹ̀ṣẹ̀ nǹkan burúkú ni ọgbọ̀dọ̀ wá bó ṣe túbá ọgbọ̀dọ̀ wá bó ṣe ní ṣe mọ́ ọgbọ̀dọ̀ wá bó ṣe ṣe kí ọgbọ̀dọ̀ wá ṣe jáwọ́ ń bẹ́ẹ̀ àwọn mùmí ni ó gbógun ti ọ wọ́n kó ìrà rẹ̀ tó bá ń sẹ́sì tó bá ń sẹ́lọ́n wọn ò ní gbà wọlé lọ́wọ́ rẹ̀ wọn ò ní kọ̀ndónú ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ so amẹ́ni tí ń sẹ́lọ́n mọ̀ kóhun sẹ́lọ́n kò gbọ́dọ̀ jí lójọ́ kan kó wá sọ pé kí ni kó wá sọ pé afá àwọn náà máa pín tá ń ṣe ọ̀dá àwọn náà máa pín tá ń ṣe ọ̀dá afá ọlọ́run ó la gbogbo wa àwọn ẹlẹ́ṣẹ̀ nù ọ̀rọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ nù àwọn àwọn sí tó tó ṣe ó wọlé sẹ́wọ̀n kẹ́ so wọ́n ni wà fi waqtin al-hadir Sheikh Salih Fawzan sọ pé lásìkò wa tá ń lò yìí kathura man yakrahu sunana thabita ó pọ̀ àwọn tán kórìíra súnnà tó rinlẹ̀ súnnà tó sọ̀rọ̀ ń pa obìnrin kóbìnrin máa bóra kóbìnrin ṣe kíni kóbìnrin dúnlé kó má fi ara rẹ̀ sí kódà àwọn èèyàn tán kórìíra wa nítorí rẹ̀

idha khalafat ahwa'ahum tí súnà bá ti yapa fẹ́nu wọn wa ma yashtahunahu àtànkata fẹ́ wọn mẹ́wàá min dhalika wọ́n ni nínú rẹ̀ masailul mu'amalat àwọn masail wọ́n ni àwọn alamari tó jọ mọ́ ìbára ẹni sí so àwọn mu'amalat àwọn mu'amalat afá a ní nínú ìjọsìn a ní mu'amalat kí látún ní àtọ̀ sí mu'amalat a ní mu'amalat mu'amalat ní àwọn adájọ́ interactions àwọn karakata afẹ́fẹ́ ni so àwọn nǹkan tó jọ mọ́ ìbára ẹni sí so àwọn mu'amalat àwọn adájọ́ so ẹ̀rí pé fíkù wọ́n máa sọ pé fíkù mu'amalat yàtọ̀ sí mu'amalat kí ló tún wà fà insan insan ẹgbà fà ó fẹ́ jọ pẹ́ gbà náà ẹni tán نعم فقه المعاملات اها نو اه افا تان لي بو افا جيجي افا وا لا لا لا افا افا وا كيكي افا دادا تما تما لسن دادا انت ما لك بين اني فقه المعاملات اها naam abu fatima ani ibadat so ani muamalat ani ibadat aha àti aqaid ó ti yeba sheikh sheikh salih fawzan ti sọ́dá dá ní mitirai so ani aqaid àwọn àdìsọ́kẹ́ ani ibadat àwọn ti jọ́sí ani àwọn muamalat so yeba so wọ́n ní min dhalika so àdìsọ́kẹ́ ni tàwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ nù rẹ̀ ibadat làwọn àwọn oríkè àwọn ìjọsìn oríkèríkè ara muamalat àwọn òfin Ọlọ́run bá níbi káràkátà ìbára ẹni lò so wọ́n ní wa min dhalika wọ́n ní nínú rẹ̀ nínú àwọn nǹkan táwọn yẹmọ́ ń kórìíra nínú àwọn hadith táwọn yẹmọ́ ń kórìíra lásìkò ti wáyé masailul muamalat àwọn alámàrí tó ní ṣe pẹ̀lú bó láti mẹ́ bára wa sí ìdí ni pé kíni èyí tó jẹ́ kí lè pọ̀ ìkó hadith annabi níbi àwọn muamalat pọ̀ gan èyí tó jẹ́ kó lè pọ̀ ni pé secularism ti gbalẹ̀ kíni secularism ká separate ẹ̀sìn kó níbi kíni kó níbi ọ̀rọ̀ ayé wallahi in tó fọ́nì jù ní pé ah, ẹ̀rù wọn bà ń pé sí kèsì pé àwọn àsìkọ̀tà nẹ́bí sallallahu alaihi wasallam sọ so sí kò sípò sí ṣẹlẹ̀ báyìí ṣe ma tó masalasi yóò sì di nínú àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run bá jù tó masalasi bil khushu' tẹ́ ma rí pẹ̀lú ìpáyà ọkàn tẹ́ẹ̀rí pẹ̀lú ìpáyà ọkàn tí yàn bá wọ mọ́sálásí báyìí tẹ́ẹ̀rí pẹ̀lú ìpáyà ọkàn ah, àwọ́ ẹjẹ́ kó jáde lásán yóò sì ya nínú àwọn pòkí tó lágbára jùlọ ẹ àwọn ògbé àà ẹni tó tẹ́gbé tẹbá ti rí mọ́sálásí yóò ká so àsìkò rẹ̀ láwà báyìí àwọn èèyàn tó bá wọ mọ́sálásí báyìí ẹ̀ẹ́rẹ̀ lómi yóò ká títì tó bá ti wọnú mọ́sálásí ẹjẹ́ kó jáde báyìí yóò sì kíni so ẹlòmí fẹ́ lè máa gbówó rìbá lẹ́nu ọ̀nà mọ́sánásí so in tó jẹ́ kó pọ̀ nìyà ẹlẹ́ẹ̀kejì náà àwọn nǹkan tó jẹ́ kí ìmá takọ àwọn ìdájọ́ muamalat nínú Islam pọ̀ òun ni pé àwọn èèyàn ń kọ̀mpí ara wọn sáwọn ìlú àwọn èbó success ni pé torí pé kíni torí pé wọ́n pa ẹ̀sìn tì ẹ rí pé ìpèpè sí ìpa ẹ̀sìn so ó pọ̀ gan so ó ní ìkanú àwọn akéúgba akéúgba kúfúrù akéúgba kèfèrí so so alákùnrin kan wà bẹ́ẹ̀ tán pè ní akéúgba kèfèrí so tó yí pé yóò ní àwọn àwùjọ tán sí kíni àwọn àwùjọ tí wọ́n sí kíni tí wọ́n gòkè wọ́n fẹ́ sílẹ̀ ni so kódà tí mọ́ Saudi tí mọ́ Saudi gan so yí tó gbogbo àwùjọ tán gòkè láyé wọ́n sí kíni wọ́n kọ́kọ́ pàtẹ̀ tí ẹ̀sìn tí wọ́n pàtẹ̀ sẹ́gbẹ̀ kan so àwọn èèyàn rò pé tí ó jẹ káwọn ga nìyàn bóò láṣe sórí ilé láyé tàà ní jẹrìbá o wà lówó láyé ọ̀wá ní jẹrìbá afá ẹmọ́jẹ́ parọ́ fún yín owó tẹ́yìn náà ní ẹsẹ́ àláàlí ẹ̀ tí àwọn èèyàn tó ń sọ báwọn afá owó tẹ́yìn náà kò lè so kò lè jálàlí so in tó fi ṣe pé àwọn legalize ẹ̀ṣẹ̀ kí ẹ sì mọ́ legalize ẹ̀ṣẹ̀ ó burú ju ẹ̀ṣẹ̀ gan lọ ẹ rí pé lẹ́nu àwọn àwọ́mù lónìí tó pọ̀ gan onígbà ká sàmọ́ legalize ẹ̀ṣẹ̀ ká má justify ẹ̀ ká má justify ẹ̀ṣẹ̀ tàǹsì so in tó fà tó fi tẹ́lẹ̀ fi pọ̀ nínú àwọn nǹkan tó jọ mọ́ mu'amalat ni ọ so Sheikh Salih Fawzan sọ pé wà min dhalika nínú riba gẹ́gẹ́ bí riba alladhi fasha lónìí fa idha qulta lahum tẹbá sọ fún wa pé hadha riba riba lèléyìí wallahu wa rasuluhu harrama riba ọlọ́wọ́ bá àtújísẹ́ sí rẹ̀ wọ́n ṣe kíni wọ́n ṣe riba léèwọ̀ ẹ̀ẹ́ra àwọn èèyàn wọ́n gbé business jáde pàwọn fẹ́ ṣe àwọn corporations wọ́n ni ẹwà invest tẹ́ bá invest ẹsẹ̀ kíni ẹgbà at the end of four months so projected kini projected a tẹ́gbà tẹ́ bá invest at the end of four months ẹ wá gba 30% investment yìí so bẹ́ẹ̀ sì á mọ̀ gba four months yìí so wọ́n sì sí kini tẹ́ bá sì rí wọ́n pè wọ́n ní Islamic eh, corporation ní àwọn Islamic company Islamic kini kan ah, eléyìí rí bá ní ẹ ti sọ kílùkọ rẹ̀ ẹ ti sọ ẹ ti sọ profit papọ̀ mọ́ capital ọ̀yí so ẹ ti so percentage profit papọ̀ mọ́ capital so eléyìí àlàyé rẹ̀ ti síwájú nínú àwọn ìjókòó tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ káràkátà so but ẹ rí pé àwọn tí wọ́n ń boldly pera wọn ní islamic àwọn islamic corporations àwọn náà mọ́sí kíni wọ́n sì wọ́n ó gbóyà ẹ̀mọ́ tó ti jọ́sùn wá fọ́ ni wọ́n wà ní halal ẹ rí halal ń sálẹ̀ ẹ sì rí halal lókè ẹ sì rárọ̀ mú sálẹ̀ so halal so wọ́n wá kó ìbòbò wájú kó ìbòbò lẹ́yìn is designed is designed to be conforming for kinikan Allah al-musta'an so wọ́n ni ṣe wọ́n mọ́ tó fọ́ ní ṣe mọ̀ pé ìgbà tí yàn padà wádìí fínífíní tí yàn wádìí fínífíní ìwádìí tó jinú nípa kíní ṣe mọ̀ pé àwọn nǹkan yìí náà wọ́n lè ṣe wọ́n lè ṣe tó yẹ pé wọn ò ní máa so profit ma capital so wọn ò ní máa so percentage profit ma capital percentage profit wọn máa so ma profit náà wọ́n lè ṣe bọ̀ sẹ́yìn mọ̀ká tí yóò necessitate yóò necessitate kan wá declare yẹ profit tí wọ́n rí la hawla wala quwwata illa billah ah ẹwọ bí tá láyé dé yóò necessitate pé kan wá declare yẹ ni èyẹ profit tí wọ́n rí eye profit sàárì lẹ́yìn 4 months ni wọ́n wá ní fẹ́ declare eye profit yẹn wọ́n ní fẹ́ declare eye profit yẹn capital tó mú wá náà ni so capital mọ̀ tó mú wá náà ni wallahu al-musta'an so wọ́n ni wọ́n ni hadha tẹbá sọ fáwọn yẹn pé ribá lélẹ̀ wallahu wa rasuluhu harrama riba ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ sí ribá léwọ̀ tajidu indahum takarruhan

kí wọ́n fi ṣe ní halal fún wọn torí sẹ́wọ̀n pé kí ní ẹ̀fọ́ nígbà mi ẹlòmí wà tí ó ní àẹ́ẹ̀tí rẹ̀ tí ó ní ẹbá wọn pín nǹkan rí tẹ́ àbá wọn pín dédé tí ó wà lẹ́sàbọ̀sí ṣe bí tó fi wá tó fi wá bá mi ní pé torí so pẹ̀lú nǹkan sọ́nà ọba sọ̀kalẹ̀ ẹ wá so ẹ wá pín tán ṣe fún nípa Jalut ni kàánà lọ bá nàbí ọlọ́wọ́ bá ọ pé ib'ath lana malikan nuqatilu fi sabilillah ah, pé bá gbé ànábì dìde bá gbé ọba dìde tààlì máa ṣe kíni tí ó lè máa lídìí wa tààlì máa lọ jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá so Tọ̀lúta mẹ́lìkà ah ọlọ́run bá ti gbé Tọ̀lútù jù ó ti ṣe ní ọba so ní pé ọlámi ó ta sáàtàn min almal àwọn ẹ̀lá ní oyin ọba fún wa tó tọ́ o àmọ́ àmọ́pẹ́ tó yẹ nínà àà ah, ah. àwọn ẹ̀lá ní oyin ọba fún wa tó tọ́ but tọ́ lútù bò náà at least eh, ah. ẹwọ̀n kó máa ń ṣẹlẹ̀ bẹ́ àwọn òjòkó táwọn èèyàn ó jókó sí iwájú wọn ó jókó sí ilẹ̀ ìwọ́n jókó sí iwájú wọn wọ́n wà afẹ́jẹ́ ẹbá wo dáadáa ni o ẹ̀dàkùn ẹwò dáadáa ẹ̀dí ẹ̀dàkùn ẹ̀wò dáadáa fà gbogbo dáadé sọ dáadáa ẹ̀dàkùn ó ní nǹkankan tí mo fẹ́ fi parí ẹ̀dàkùn ẹ̀wò dáadáa kí ní ìtumọ̀ wò dáadáa that is àfá ẹ̀mí ìjọ pé ìdẹ́bà sọ ó bá fẹ̀nú wa mú ẹ̀wùn kan so táwọn èèyàn bèèrè ìdájọ́ ọlọ́run ọba tí wọ́n sì máa sọ pé ok àfá ah, ah, ah, so tẹ bá padà wá mú nǹkan tí ò tẹ́wọn lọ́rùn ma so wọ́n àti gíyìn so wọ́n wà ní we'll get back to you okay, unfortunately our company will not be able to publish this this this verdict unfortunately ah so lẹ́yìn research lẹ́yìn gbogbo ẹ̀ our company will not be able to publish this verdict Allah al so wọ́n retí ẹni tí ó sì kí ni ẹ máa wo Allahu Akbar ẹ máa wo ní pé ìwọ tí company wọn ò lè publish verdict rẹ̀ torí pé kò bá ìfẹ́ inú wọn mu ẹ máa wo tó bá ṣe pò sọ nǹkan tó bá fẹ́ inú wọn mu ìwọ tó jámà kankan wọ́n sì wá publish ẹ̀ lórí front page company wọn lórí company wọn wọ́n wá ní ah, Sheikh ah Allahu Akbar ìgbà tó sọ nǹkan tó bá fẹ́ inú wọn mu ah, Sheikh

nǹkan tí yàn sọ fún wọn nípa nípa àìmájẹ̀rìbá wọ́n ni wa yatabarramuna wa yaqulun wọ́n ni ó ma sí kíni wọ́n ma rí nira látara wọ́n ma complain wọ́n ma displeasure wọ́n ma tabarrama wọ́n complain wọ́n ma rí wọ́n ma kún min dhalik wọ́n ni wa in kanu la wọ́n ní wa yaqulun wọ́n sì mọ́ sọ pé al'alamu kulluhu ala hadha allahu akbar wọ́n mọ́ sọ pé ah, gbogbo ń táyé ń ṣe lónìí nì ah, tí gbogbo ayé ń ṣe nù ah, tí gbogbo ayé ń ṣe nù ilé global market ni global economy ni in tó ń drive global economy riba riba wallahi ń tẹ́fì rí pé àbòsí pọ̀ láyé gan-an àwọn ìlú àwọn kèfèrí mi wallahi in reality wọn olówó wọn olówó rìbá na fi ń sayé wallahi kódà ẹlòmí náà àwọn mùsùlùmí tán gbébẹ̀ tí a máa ń rò pán lówó ah ìta ti kó sínú gbèsè ìta lómí fi lọ skú so ṣẹ̀rẹ́ àdíṣì alákùnrin wàgúdí abil haram ìbàmí ibi tẹ́yà sí máa ń rí súrọ̀ rẹ̀ tó pé ara wọn wa mat'amuhu eh, haram in tí ń jẹ haramu ni wa mashrabuhu haram so in tí ń mu haramu ni wa malbasuhu haram in tí ń wọ haramu ni wa gudiya bil haram haramu gana fi rayuna ẹ wá rí lifestyle credit kama kama gbé lórí credit card so credit card so uh, insurance uh, lease so lease kan lease ọkọ̀ gbogbo àwọn nǹkan báyìí gbogbo mortgage so mortgage tí wọ́n bá ara nǹkan credit card tí wọ́n bá ara ọkọ̀ lease tí wọ́n bá ara lé mortgage tí wọ́n bá school eh, student loan student loan ẹ wá wo gbogbo gbésí ayé wọn interfínsẹ̀ mìíní interfínsẹ̀ mìíní gbogbo gbésí ayé wọn in tí mùsùlùmí wà mọ́ran kan nìyẹn pé ó dá ìgbésí ayé tó dá nìyẹn wọ́n wá mọ odidi odidi kílòkọ́ rẹ̀ odidi ẹkọ́nọ́mì lórí ìrìbá bọ́n ṣe wá mọ́ lórí ìrìbá àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ mọ̀ pé hìn hmm, kíní yìí ó kàn wú ọlọ́run bá kíkíní ìmọ̀ lọ báyìí òjò tí ó bá wúwo yóò wó so in tẹ́lómi wà rò pé ọ̀nà ẹyọ ọ̀nà tó ń fi lè rówó náà nìyàn àbáwọn tí wọ́n lọ láyé nìyàn ṣẹ́wọ̀n ká kò wá ní ronú sáwọn ẹlòmí àwọn society mi tó ṣe pé wọn ò sí àwọn nǹkan ìkan tó rówó Ọlọ́run bá sì rọ̀zákọ̀ wọn so wọ́n ni antum tukhalifuna al-alam wọ́n ni ẹ̀yin yapa gbogbo ayé ni fa riddatun an islam sheikh Salih Fawzan sọ pé eléyìí o èyàn fẹ́sì islamu lẹ́ni o so idha kariha an-nusus tí a bá ti ń kórìíra àwọn ẹ̀rí allati tuharrimu riba àwọn ẹ̀rí tí ń sọ̀rọ̀ ń pa riba gbogbo ògbésí ayé wọn riba ni lọ́tún lọ́sì tí ó bá rọkọ̀ líìsì ni wípé a ah, ọ lówó tó fi rọkọ̀ àbí mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ ọkọ̀ olùfẹ́ra kìíní ọkẹ́ so a ti ra ìwọ́kọ́ lóní ìwọ́sí lóní ah, ẹ máa táwọn béèrè mi àwọn béèrè mi wà ah, pé they call it lease ah, lease ìwọ kọ́ ló ní ìwọ sì ló ní ìwọ náà lọ́mọ lò so but tó bá san iye báyìí sí additional money fún insurance so tẹ́ni tí bá ṣe àwà bọ̀ wò so tó bá fi sáfẹ́sẹ̀ ìwọ lọ́mọ service. so but tó bá padà wá yá bá padà wá so ọ wà sin iye báyìí a wà fi tún wá padà gbá padà lọ́kọ̀ rẹ̀ ah, ẹ̀wọ̀n pé irú òwò wo lélẹ̀ gan àwọn òwò tó yí pé tẹ bá tú sí lárọ́wá tẹ bá fẹ́ bá béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ gan Allahul musta'an yóò ti ah, Allahul musta'an so àwọn mashayikh nígbà mímọ̀ wò pé àtàwọn ah, èèyàn wà tán allati tuharrimu riba àwọn ẹ̀rí tó ń ṣe riba léwọ̀ wal qimar àwọn ẹ̀rí tó ń ṣe kíni tó ń ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́ ke ṣe rí tẹ́tẹ́ ò dìgbà téèyàn bá tó wọ kíni téèyàn bá tó wọ ṣọ́ọ̀pù naira bet naija bet sky bet hmm, àti àwọn bet bet so tẹ́tẹ́ kò dìgbà tó bá tó wọ kíni àwọn insurance riba kimaru eh, so tẹ́tẹ́ ni insurance o kí ni túnmọ̀ insurance olówó oko ní ọ́ olówó kòkó ìwọ sì máa ń wa kòkó láti Minna láti Minna láti Niger State tó kó okó pọ̀ sámú Niger State so ìwọ máa ń wà láti Niger State ó wà wà lọ sí Èkó ó wà lọ sí my 12 àbó wà lọ sí kíni ó wà lọ sí Ìkòròdú àtàwọn àyè oríṣiríṣi ọlọ̀tàmbẹ̀ àwọn wà ní bàbá olóko so wọ́n ni adúláì so adúláì olówó oko so bàrìbá so wọ́n ni adúláì àwọn trọ́kì rẹ̀ tí ma ń bá ọ sí tí ma ń kó tí ma bá kọjá lọ sí ìkòròdú yìí máa bọ̀ ìkábọ̀ ìṣọ́ wọn adúláì tí ń ṣe business ń sìn ọkọ̀ rẹ̀ ò dànù rí ọkọ̀ rẹ̀ ò dànù láti 50 years àwọn olówó àwọn olówó bàrìbá àwọn olówó Niger State àwọn olówó oko ní tí ń ṣe business nísìn láti 50 years ọkọ̀ kòkó dànù rí ọkọ̀ ẹ̀gẹ́ kò dànù rí ọkọ̀ ànẹ̀mọ́ kò dànù rí so pé à kó rámèlò lẹ́mọ́ ń kó sínú sínú kílòkọ̀ rẹ̀ sínú truck wọ́n ni 50 kóra àbínká ok wọ́n ni ẹjábọ̀ ìṣọ́ àwọn truck rẹ̀ àwọn truck rẹ̀ ń lò wọ́n ni àwọn Chinese truck ni a ah! àyín lè bá yí ìṣọ́ àwọn Chinese truck ṣé ẹ má lo German ẹ má lo Datsun ẹ wá lo Mack àbí Iveco pé ẹ má bọ̀ wá lo Mack àbí Iveco ṣé àwọn German truck wọ́n ni a wọ́n tún ní ọ̀nà wulẹ̀ mọ́ ń gbà ká ah! àyín lè ìṣọ́ tẹ́ bá ń gbọ́nà ọ̀nà bẹ̀rún pé ah, ọ̀nà bíbà ìlàfẹ́jẹ́ number one wọn ò ní ìṣọ́ trọ́kì Chinese àwọn trọ́kì Germany wọ́n ní ìṣọ́ àwọn ọ̀nà tán wà tẹ́ bá gbà wọn ò ní ṣe kíni wọn ò ní ìṣọ́ rẹ̀ sí wọ́n tún wá nítọ̀ ah, ta ni driver yìí a ń pé eh, Murtala Murtala sọ ma hausa òun ní kíni òun ní driver pé ọmọ ah, mutí ọmọ mutí tó ń tọ àwọn no ilé ìsìnkú ń parọ́ mọ́ sọ ma mutí sọ nípa ah, ọmọ mutí ẹ̀wọ̀n kan láti àá sign agenti wà kan láti insurance company so wọ́n ma wá tẹ́stì wọn so wọ́n ma wá tẹ́stì wọn tán bá ti kíni tán bá ti fẹ́ gbéra so that wọ́n fi àṣọ́ pé kíni wọn ò mú tí ká tó gbéra so wọ́n sì akọ́ test fún wọn tán bá sì tún dé kóná wọ́n sì kíni wọ́n sì akọ́ test fún ah tí n bá kó gbogbo kíni kalẹ̀ tí mo bá ṣe ọkọ̀ ó dànù àìfi tó bá wọ́lọ́wọ́ bá so wọ́n gamble so wọ́n gamble against rẹ̀ so ìwọ́n náà wá kó wá pé wọ́n yá wá kó ọmọ san 1.5 million every month báyìí so tó bá wá tí ọjà 50 million rẹ tó bá dànù á 25 million bẹ́ẹ̀ ó wá lè máa san 1.5 million ní 50 years tọ́jọ́ ò ní dànù so ẹ̀yàkùn bóòsí ẹ̀ ló sì fẹ́ dànù pẹ̀lú gba àwọn kìíní tẹ́tẹ́ nìyí tán pè tẹ́tẹ́ nìyẹn àwọn insurance máa ń bẹ̀tì ní pé gbogbo nǹkan tá ti wá put in place yìí náà ọjọ́ ọjọ́ kò súnmọ́ kọjá ìlànà àbí torí pé in tèmi wọ́n sọ fún ẹlòmínì ẹ pé àwọn nǹkan tó ń dàmú sí tọ́lọ ń bẹ insurance sí tó bá ṣe fúnra rẹ̀ tó ọkọ̀ ọjà rẹ̀ onídàrí àfi tó bá wọ́rọ̀ wà so àwọn tí wọ́n steps yẹn kalẹ̀ ọ̀yẹ́ so wọ́n ti steps yẹn kalẹ̀ pé kíni pé kọ má fi ṣe kíni so wọ́n wá wá bet against rẹ̀ ìtàn pè ní insurance wọ́n wá bet against rẹ̀ so probability súnmọ́ ọ̀dọ̀ tí wọ́n àwọn mọ́ tán sí ọrọ̀ pé ọjà rẹ̀ ó mọ̀ dàn lọ́sẹ̀ọ̀sẹ̀ kí wọ́n pọ̀ ìṣọ́ rẹ̀ tẹ́tẹ́ ni but ta bá sọ fún yẹn pé tẹ́tẹ́ kò show picture kí ni kò show picture tẹ́tẹ́ yẹn fáwọn èèyàn àwọn èèyàn onírin bí insurance oye so kò jẹ́ bó sí ẹ so wọ́n ni ah, wal qimar wal maisir so qimar àti meisir àti kí ẹ ma sọ̀rọ̀ ń pa kílùkọ rẹ̀ ọ̀rọ̀ ń pa ọlá kí ẹ ma ju kí ẹ ma ju kí náà ma ń pẹ àwọn òkúta àwọn onífàì so ifá kí ẹ ma fi wọn nǹkan kí ẹ ma fẹ́ fi nǹkan al-maisir wọ́n ni wà al-mu'amalati al-mukhalifa àtàwọn ìbára tó ipò yapa ẹ̀rí wọ́n ní fa'idha wajada fi nafsihi shay'an min karahati tahrimiha tí yẹn bá ti ń rí lẹ́mí rẹ̀ ìmá kórìíra ìsàwọn nǹkan ilé wọ̀ fa inna Allaha yahbitu amalahu ọlọ́wọ́ bó basẹ̀ rẹ̀ jẹ́ o hatta wa 'ala ara rẹ̀ so kó protect ẹ̀mí ara rẹ̀ wa yahfaz lisanahu kó sì kí ni kó ṣọ́ ahọ́n rẹ̀ wa an yadura ma'a al-haqqi aynama dar kó máa rìn pẹ̀lú òdodo gbogbo bí tó dodo bá ti rìn sí wa la yaduru ma'a hawahu kó sì máa rìn pẹ̀lú fẹ́nu rẹ̀ wa wa shahwatihi kó sì máa rìn pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́nu rẹ̀ ẹ̀rẹ̀ lómi nínú àwọn Yorùbá náà nínú àwọn Yorùbá ẹ sọ fún ah, gbogbo àwọn bẹ́ẹ̀ sí ń ṣòwò yìí gbogbo àwọn bẹ́ẹ̀ sí ń ṣòwò yìí ò bá mọ̀ gbogbo àwọn business àwọn business kìíní tẹ̀ ń ṣe yìí kò bá mọ̀ pẹ̀ àfá bó wà láṣe láti ṣe ń jẹun nù so bó wà láṣe ẹ wà rí pé ah Allahu akbar wallahi tẹ́yàn bá fojú sí business dáadáa tẹ́yàn bá experience pẹ̀lú business dáadáa àwọn ọ̀nà táwọn èèyàn fi ń gbà mú àwọn èèyàn lẹ́rú sí ah ó pọ̀ gan wallahi ah ó pọ̀ gan ọ̀nà táwọn èèyàn fi ń gbà mú àwọn èèyàn lẹ́rú sí ó pọ̀ gan ó pọ̀ gan wàláhì tàláhì so kọ́lọ̀ ọba kó sọ́yàn so ń gbé ah, àbá àwọn olówó oṣù àbá ti lọ kaba so ẹ̀yìn bó wà lẹ́sẹ̀ ń ṣe ànísanwó kíní ẹwà rí pé gbogbo bá ṣe yàmá yàmá àwọn tọ̀hún wọ́n ti wá gbé wọ́n tún ti gbé ìbárí wọn lórí ah Allahul musta'an so kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó sọ́wọ́ kódjé kí ẹ̀mí wa kutuka túká sáwọn ìdájọ́ ọlọ́wọ́n bá kí ẹ̀mí wa kutuka túká sáwọn òfin ọlọ́wọ́n bá kó má se wá ní àwọn mọ́sálásí sẹ́sìn àfi mọ́sálásí lẹ̀ jùlọ sílẹ̀ kó se wá lẹ́ni tí ó mọ̀ sẹ̀sìn nígbà tá a bá wà nínú mọ́sálásí àti bàtà sí mbẹ̀ ni awon mosalasi sesin afi mosalasi le julo sile ko se wa leni ti o mo sesin nigba ta ba wa ninu mosalasi ati bata si mbe ni o ada wallahu alam wa sallallahu wa sallam wa bala tala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.